إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله ẹ̀pẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹsì máa dúpẹ́ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí àwọn orí rẹ̀ lórí yín ìbáralá nínú àwọn orí ọlọ́wọ́ bá òun náà ni wípé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sí ẹni kọ̀ọ̀kan wá tí ń bẹ láyé nísìn báyìí nínú àwọn tó gani eid nínú àwọn tí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní kama bẹ láyé kama bẹ lórí Islam ibadallah Allahi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti súnwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ló ti wà nínú àárẹ̀ lẹ́yìn ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ló ti ṣe pé ìgbésí ayé rẹ̀ ògúnrégé má síwájú kí ìdí tó wọlé o ṣùgbọ́n ibadallah Ọlọ́run Ọba subhanahu lórí iman ibadallah eléyìí ń bùkátà sọpẹ́ o ń bùkátà sọpẹ́ ká máa dúpẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ibadallah Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ń pa wá láṣẹ nínú al-Qur'an al-Karim Ọlọ́run Ọba ní balillaha fa'bud Ọlọ́run wa ta'ala ni ẹ máa ibadallah

torí pé ìdúpẹ́ oore oore kanáà tún ni so bó wà lè yán ṣe fẹ́ dúpẹ́ tán fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ibadallah mélòó mélòó yíyàn tó ti pọ́ wà lórí ibùsùn ààrẹ nígbàtẹ́lómi ń sọdún nígbàtí wọ́n ń jẹran ibadallah mélòó mélòó yíyàn tó ti pọ́ òun náà rankan pé àkóhun náà ti ẹ̀wà pẹ̀lú àwọn mùsùlùmí kóhun ẹ̀yàn gbọ́dọ̀ ma rí àwọn orí Ọlọ́run Ọba nígbésí ayé rẹ̀ torí pé orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pọ̀ débi pé ó hàn gan kò sí jà ní ara àti ara ní tó fi ṣe pé gbogbo ẹ̀dá Ọlọ́run Ọba pátápátá tó bá wà lórí àdámọ́tọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala dáma so wọ́n ma ń wà forced by necessity láti dúpẹ́ orí ni tí a mọ̀ pé in tí àwọn in tó wà lára àwọn fi ń ṣiṣẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni ibadallah Allahi ẹlòmí ò lè jẹ́rán o ẹna tó lòmí idú tó jẹ́mbẹ̀ ẹlòmí ò dútù ẹkù ní rí jẹ́mbẹ̀ ibadallah gbogbo eléyìí látara pé orí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tẹ́yọ̀kan wallahi yíò ma ní gbèsè ayé rẹ̀ ọlọ́wọ́ bá wá ní tẹ́yàn bá wá jẹ́rú tó mọ̀ pé ọlọ́wọ́ bá ní wa idh ta'adhana rabbukum nígbà tó lùwà yín kéde pé la in shakartum tẹ́ bá fi ń dúpẹ́ fẹ́mi ọlọ́wọ́ bá la azidannakum èmi ọlọ́wọ́ bá ó lè yín kún sí òun fẹ́ lékún jẹ́rú tí òun ni téèyàn fi ń dúpẹ́ fún Ọlọ́run Ọba Ibadallah èyàn ó dúpẹ́ fọ́lọ́run Ọba pẹ̀lú ọkàn èyàn èyàn ó mà lọ́kàn èyàn tó pé Ibadallah ṣètọ́nù burú jáì ṣètọ́nù tètè máa ń wọlé tọ́yàn látara àgbéraga látara ìjọra ẹni lójú ẹ̀mìnà mo sé bí ìdúpẹ́ fọ́lọ́run Ọba yẹn sí tó bá wá sí wá ga lọ́kàn yẹn sí bẹ́ẹ̀ ni ó sì máa hàn ah èmi kọ́ Ọlọ́run ni wọ́n tún fẹ́ dúpẹ́ ah, ara ipé àgbogbo tẹ́ ń ṣe gbogbo dáadáa tẹ́ ń ṣe ara èmi kọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni kó wá hàn nínú sẹ́yìn náà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run Ọba ń júwe àwọn oore tí Ọlọ́run Ọba ṣe fún àwọn alu Dawud nínú Qur'an Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé Ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé a fún annabi Sulaimani ní atẹ́gùn atẹ́gùn tó ṣe pé tó bá fẹ́ fẹ́ wá láàárọ̀ so ìfífẹ́ rẹ̀ spídì rẹ̀ so oṣù kẹni so wàrọ̀wáhùhà ṣáhùrùn tó bá fẹ́ fẹ́ ní rọ̀lẹ́ náà oṣù kẹni wa asalna lahu 'ayna al-qitr àwọn subhanahu wa ta'ala a tún wá jẹ́ kí kó máa san fún so ibi tí ó ti máa rí irin yọ Allah wa subhanahu wa ta'ala sọ pé wa minal jinni man ya'malu bayna yadayhi bi idhni rabbi so isi n bẹ̀nà àwọn aljannu tó yí pé wọ́n ṣiṣẹ́ fún pẹ̀lú yọ̀ndọ̀ Allah wa subhanahu wa ta'ala so wọ́n ni wa man yazigh minhum an amrina nudhiquhu min adhabi sa'ir Allah bá ní èyí tó bá gúnrí kò nínú àṣẹ a fi ya sa'ir jẹ́ ọlọ́ọ̀bá ni ya'maluna lahu ma yasha' min mahariba wa tamathila wa jifan wa jifanin wal jawabi wa quduri ar-rasiyat ọlọ́ọ̀bá ni i'malu ala dawuda shukra so yin ara ale dawud ẹ dúpẹ́ fún subhanahu wa ta'ala ẹ sì ṣe ọpẹ́ so i'malu ala dawuda shukra so ẹ sì ṣe ọpẹ́ fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kéèsì pé kò kàmá sọ pé ah, ara o à ń dúpẹ́ alhamdulillah ẹlòmí o tún sí kọ́kọ́ fà ìmóre síwájú ọpẹ́ hun ẹ̀ bó ti ẹ̀ pá àrí kankan àrí kankan ṣe náà ó ti kọ́kọ́ complain fọ́lọ́run àti ẹ̀ ń dúpẹ́ náà àmọ́ ọpẹ́ náà ló ga jùlọ ibadallah ara ọ èyàn gbúdọ̀ rí orí Ọlọ́run bá subhanahu wa ta'ala lórí rẹ̀ ibadallah ẹlòmí rí pé inú ọdún gbá ohun ti ẹ̀ tún rí nǹkan kan pa ẹlòmí sì wà lórí ibùsùn pé kóhun ti ẹ̀ dìde lásán ìbádàlá ẹlòmí wo pé ah, a ní kóhun ti ẹ̀ pé a ní tóhun pa lọ́dún yìí a ah, òun orí nǹkan gidi pa tó ẹlòmí sì ìrànkà pé kó ilé tóhun ti ẹ̀ wà yìí àbí tóhun ò ṣe rí légbé yìí kóhun ti ẹ̀ lè máa rí légbé ìbádàlá ẹlòmí wo pé a ah, méjì lòun máa ń pa tẹ́lẹ̀ òun pẹ́ ọ̀kan lọ́dún yìí ẹlòmí sì wo pé a pé ó tún dialysis ti yá pé tó jọmọ́ kìdì ní pé àwọn òun sẹ̀ tún ma kówó jọ báyìí òun tún lọ sọ́spítù ibadallah àwọn àyè tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó fi fi àwọn ayé ọpẹ́lẹ̀ ní gbèsè ayé wá pọ̀ gan wallahi a sì kéré lẹ́ni tún dúpẹ́ fún Ọlọ́run ọba subhanahu wa ta'ala àà ọpẹ́ ìwọ̀ tó fọ́lọ́run ọba ibadallah so

ibadallah ìdẹ̀ra ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so kama badala rẹ̀ sí kúfúrú sọ́lọ́wọ́ bá so kama dúpẹ́ fọ́lọ́wọ́ bá pẹ̀lú pé kama jọ́sìn fọ́lọ́wọ́ bá nìkan ṣoṣo kò sí tó lè fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá tó tó tawhid kò sí kò sí tó lè fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá tó tó ìmọ́lọ́wọ́ bá lẹ́yọ̀ kan ṣoṣo nípò ní mọ́rọ̀ ń papọ̀ mọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò sí nínú àwọn ọ̀nà tó gajù tí yẹn fi ń dúpẹ́ fọ́lọ́wọ́ subhanahu wa ta'ala nìyẹn ìpé a ah, in sì ní wala ushrik bi rabbi ahada nípé yìí ní mọ́rọ̀ ogun papọ̀ mọ́rọ̀ ọba kìí ṣe bọ̀gìbọ̀pẹ̀ lásán so àti bọ́ wòlí àti bọ́ sàárè náà àti bọ́ wòlí àti bọ́ sàárè náà ibadallah so ọlọ́run ọba pọ̀ lórí àwọn èèyàn ọlọ́run ọba subhanahu wa ta'ala sì tún sórí fáwọn èèyàn tán ẹlòmí làwọn èèyàn sì lọ mọ́ dúpẹ́ fún yàtọ̀ sọ́lọ́run ọba subhanahu wa ta'ala àbí wọ́n tún mọ́ dúpẹ́ fẹ́lòmí yàtọ̀ papọ̀ mọ́ ọlọ́run ọba ní lẹ́fù tó yẹ kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala wà tí ò ní sin kankan tí ó súnmọ́ ibadallah ẹrù ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala bóò ni wá pẹ̀lú tawhid ọlọ́wọ́ ọba bóò lásí ń fi mú jẹ́ ọlọ́wọ́ ọba ìjẹ́ ọ̀kan ṣoṣo ọlọ́wọ́ ọba nílẹ̀ eléyìí ni ó fi hàn bóyá ẹrú tó mọ́pẹ́ ni wá àbí tí ẹ bá so wọn ọlọ́wọ́ bó ní sórí wàlá haúlà wàlá má dọ́dọ̀ rẹ̀ kó wáwò bọ́yọ̀ ọlọ́wọ́ bó sí àbí òní sí ìbáraláà ọlọ́wọ́ bá ní kán tó bá ti di bí ìjọsìn ọlọ́wọ́ bá ní kán ni ọlọ́wọ́ bá ní kán ló máa ń láyé yẹn kò sí kankan lọ́kàn yẹn ni lórí ahán yẹn ni nínú sẹ́ yẹn ni so tó bá ti di bí ìjọsìn kò sí kàmẹ́lẹ́ yóò kásì lóní aye ayéra barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa dhikr al-hakim aqulu qawli hadha الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد Allah from the great favors of Allah subhanahu wa ta'ala upon the Muslims and if we are to mention the slaves the, the, the, the favors of Allah subhanahu wa ta'ala we would never be able to mention all of them is that Allah subhanahu wa ta'ala has made it possible for people to do hajj this year and Allah subhanahu wa ta'ala made it successful. Allah subhanahu wa ta'ala protected them. And Allah subhanahu wa ta'ala continued to increase the number of Muslims. Allahu Akbar. Every year the number of, of Muslims rise. And it is something that the kuffar, the disbelievers, they detest. And that is one of the reasons why the Prophet sallallahu alaihi wasallam said we should come out on the day of Eid. So that our multitude will, will, will scare the kuffar, the disbelievers. It is a great reward from Allah subhanahu wa ta'ala. So, one of the ways of showing gratitude to this favor that Allah subhanahu wa ta'ala increases the number of Muslims every year. And in, in Hajj, you see a very large multitude of Muslims performing Hajj for Allah subhanahu wa ta'ala, worshipping Allah subhanahu wa ta'ala alone. One of the ways we can show gratitude in Ibad Allah is to learn about our religion and establish the deen for Allah subhanahu wa ta'ala alone without ascribing partners with him. Don't just be a Muslim by name. Don't just be, don't just be a, a, a, a Muslim by identity. Be a Muslim in your iman. Be a Muslim in your actions. Be a Muslim in your affairs. Be a Muslim in your home. Be a Muslim when you are outside your home. Be a Muslim with your friends. Be a Muslim with your enemies. Ibad Allah. This is how we can really establish Islam in the earth. Allahumma ati nufusana taqwaha. وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم إنا نحمدك ونشكرك يا رب العالمين اللهم إنا نحمدك على آلائك ونعمك اللهم إنا نحمدك على على آلائك ونعمك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم يرحمكم الله